get out of

fara nǹkan mọ́. àmọ́ mo kò tí ì dé ṣe fún ẹ̀dẹ́ yẹn gbogbo ẹ̀dẹ́ rẹ̀ kò tí ì dé ṣe fún ẹ̀dá kan ó tún wá fi seventy years sàbáyé náà àlùfà ni seventy thousand years ó tún fi seventy thousand years ó ti wá ọ̀. àkọ́kọ́ tọ́lọ́ wọn kọ́kọ́ dá lórí ilẹ̀ koríko. àkọ́kọ́ tọ́lọ́ wọn kọ́kọ́ lórí ilẹ̀ koríko ni. sáà

sọ àjọ ní àìmọye ọdún bẹ́ẹ̀ tí irú epo ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tó dúró sókè tẹsà ọkà ọkà àkọ́kọ́ kí ni mo pè é ìràwọ̀ ìràwọ̀ ńlá ọyà láti àrò látara tẹ ìràwọ̀ ńlá látara tẹ pẹ̀lú kíá pẹ̀lú hálí kíá lára òòrùn nílẹ̀ àtìpá kíá. làwọn tí ilẹ̀ yóò rò sí fún ara rẹ̀ sí ni nínú ọmọ òòrùn nílẹ̀ wà tó ọlẹ̀ lárí. Ìpẹ̀bàrún kí ni a ti àwọ́ àti oúnjẹ máa ń lábárí kan rẹ̀ ohun sábà ló gbé wá ní òlèlè ilé ìbẹ̀rù tó ní ti pẹ̀lú ní ọ̀rẹ́gẹ́ máa ń gbọ́ àwọn làákà ìlú tó jáde bẹ́ẹ̀. Iná àdílé àrídọ̀ sáánà ti àwọ̀ láàárín. Ẹ̀sẹ̀ òyìn ti pẹ̀lákọ̀ọ̀kọ̀ ọjọ́. Wọ́n tara bàá أو جبلا أو طولا أو ربا أو طولا أو أو رياضة bá ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ẹ̀gbẹ́ náà ní ti ipò ọdún. láàárín ogún ọdún àbọ̀kùn ọdún ìkànnì ọ̀wà olùkọ́ àwọn olùkọ́ tó kú dàrú bá wọn. nígbà tí tẹ́lá bá ń kọjá lọ́dún ìkànnì lẹ́gbẹ̀ẹ́ mọ́ríwá ẹgbẹ́ gbogbo mọ́ríwá sáré ìkànnì sáré tẹ́lá wá bọ̀. àtẹ́kùn rẹ̀ lásán tí ìbá ti fún bàbá mọ́lúwa bá múra bẹ́ẹ̀ lọ́la pé bẹ́ẹ̀ lọ́la pé títàlí ti rí nù. àgbẹ̀ ní sọ́mọ̀ kálukú mọ̀ ara rẹ̀. àwùlàdá ń ní ìyá ìdánáyìíra. nínú àwọn ọmọ ọ̀run tí wọ́n fi sáré. Kúnnà mi ń fa bílò àlẹ́ ìhá tòló máa ń dàgbà. Wọ́n ti lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí.

kéré tẹ́tù wa kọ́lọ̀ kàmàrà ọ̀nà. Ìmúnà àbúdá kéèké ajá òwúrà tó jí. Káàdà òun bí wọ́n bẹ̀lá wo sábà kálukú lọ fún tó ìfàlàyé yẹ̀sọ̀ àwọn. Fọ́sàkọ̀rọ̀ alẹ́kọ̀ọ́lù fi há àǹtúmá. Fọ́sàkọ̀rọ̀ alẹ́kọ̀ọ́lù fi há àǹtúmá. Kálukú wà lọ dájú lọ́sọ̀ọ̀sọ̀ bí ìgbà tá a jáde lọ́gbà ìtàn. Kálukú lọ dájú tó bẹ̀. Kálukú dájú àwẹ̀ àlẹ̀ táwọn jọ wọn sí wàhálà kálukú bẹ láyé ìṣe lọ́tọ̀ọ̀tọ̀. Àwòlágẹ̀ ìṣàmùsí lámútẹ̀ ti tẹ́jì rí. Àwọn míì tó bẹ tí kì ṣe sáàmùsù kì tó oorun. Táwọn náà tó fi àlè mọ̀ wọ́n ojú ọ̀gá wọn lójú wákàlà nínú. Àwòlá níbùdó ọ̀nà mi ń fàgọ̀lá. بعدها làbọ̀ mú sẹ́yìn la. Ọ̀pọ̀lọpọ̀ fún ilé ẹ̀kọ́ ni ẹ, a tún rán ilẹ̀ wà yìí. Kára mẹ́sì làbà mú sẹ́yìn la. Òkúnná tí ń kó náà tí ó rú láìláìláì. Mo ti rí náà ṣáàmú sí ìgàdá ti mú bọ̀ sí ìlà. Ìjọba ó kò lára òun iná ní iná. Lámúta ویډیو ملاوه Jeremy lórí ẹ̀ wàhálà dá sí mí. sàárì kọlà àríjọ wọ́n là ń tẹ̀múlù gàlì ìbá látùmù láàá. Wọ́n ní òun yóò nà nàràlú mílíọ̀ wọ́n ní kùtù. Iná máa ń ta àgbàdẹ́bù náà ní sílámà. Wọ́n wà wà kùgbóòrò. إنما أنت تدبنا مثل ما خلف له الموت دامي الكفور Ẹni tó bá àti kíra wá tó yàn, bẹ́ẹ̀ làwọn ẹran tó kíra wọn, báwọn ẹran tó kíra wọn, bẹ́ẹ̀ làwọn ìwé kíra wọn, báwọn ìwé jẹ́ kíra wọn, bẹ́ẹ̀ làwọn ọ̀ràwọ̀ kíra wọn. Gbogbo ọ̀pọ̀lọ́ ní bímọ bímọ jẹ́ ẹ̀rọ kọ́ bí jẹ́ ìlú ẹ̀rọ lọ́pẹ́ jẹ́ síra àwọn apọ́sítà àwọn àwọn náà síra àwọn apọ́sítà àwọn kòkòrò àwọn náà síra wọn. bọ́lá ti ti sáyẹ́sì ayé ni bí yẹn bá ń sọ nípa ọlọ́run nípa mímọ̀ gbogbo ní pẹ̀lú ayé tó fi jẹ́ pé wàhálà anáwó lẹ́yìn ìlànà ńlọ́wọ́ lọ́mọ ọlọ́run lára gbogbo ẹ̀kọ́ tó bá kọ́ ìjọba ìmọ̀ ọlọ́run ìbáwọ́lọ́jì ìmọ̀ ọlọ́run tọ̀jú àfọlọ́hún ìkẹ́lì yẹ àwùjọ àmọ̀ sí ìdẹ́mi tí mo lọ́hún ti hánṣáṣà tí mo lọ́hún ti ìjìnlẹ́rìn rẹ̀ mo lọ́hún wá lọ lè fi sípò tá a mọ̀ sí mẹ́sìn mo lọ́hún bọ́bá ti mo lọ́hún mo lọ́hún ó tún yóò tún wá fún un mímọ̀ rẹ̀. mẹ́jẹ̀ mímọ̀ yẹn kọjá lọ́dọ̀ ọlọ́run láì ọmọ wa sọ wà dájú pé ó sì mọ̀ mọ́ ó mọ̀ mọ̀ mí àti ìjọba tó ìjọba tó kọ̀ ìjọba tó ìjọba tó àwọn ẹ̀. Tọ́wọ́ aláìsí fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Wàdí ni mú mi ní ìwà ìmọ̀mí náà. Àtùkọ̀ ẹ̀sán jẹ́ ni ọlọ́mí jẹ́ náà. Wàlọ́hu yá aláwọ̀ mọ́ta bá ara rà bá. àti ọ̀nà tó já padà sí oṣù àkọ́kọ́ náà. oṣù àkọ́kọ́ náà ló ní. ó sì rọ́ la sọ. ó sì rọ́ la sọ ní ìlú. nígbà tó sọ ọlọ́run wa oṣù kan sílẹ̀ wa mú mi yó. ọwa ló pàṣẹ wa ló ní wọn òru mi. àti ọlọ́run wa jẹ́ bẹ́ẹ̀ yẹn fún ẹ máa jáde. lẹ́yìn sẹ́ńtì táwọn ẹ̀yẹ àwọn olùkọ́ wọn jáde. bó bá ti gbà mí àmọ̀ sọ kó owó olówó jáde báyìí kíkì wọ́n lọ́wọ́ wù náà ètò lọ́wọ́ wọ́dé náà irúgbìn wọ́n lọ́wọ́ wọ́dé náà bá bù náà sọ. gbogbo wọn wá jáde nígbà tí irúgbìn jáde kókó jáde lọ́kàn ní kókó wá fún eré ilẹ̀ látara ní lójú ilẹ̀ lójú kí omi lọ́pàpọ̀ máa ṣe ọlọ́run lọ́wọ́ àwọn olùgbé wá jáde irúgbìn nígbà tí work available. 70,000 years, he said that. 70,000 years, pé ọlọ́dẹ tó wá da àwọn ẹran pé ẹran wo ẹran kò lọ́kọ́kọ́ tó nílẹ̀ ìwọ ló ti gbé akọ̀kọ̀ akọ̀lọ́kọ́kọ́ tó ní àbáwọ̀ nínú ẹyẹ ìwọ lọ́kọ́kọ́ tó nínú àwọn ètò ìwọ lọ́kọ́kọ́ tó nínú àwọn ẹja ìwọ lọ́kọ́kọ́ tó ìkàlọ́tọ̀ lùfáàtù ìkàlọ́tọ̀ àwọn ọ̀dọ́ lè pọ̀ báyà. àbúgbà tí ẹranko wá lórí ilẹ̀ seventy thousand years míì lọ́bí mélòó lọ́bí mẹ́rin ní. seventy thousand àkọ́kọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́. omi ta ilẹ̀. ọlọ́run seventy thousand àkọ́kọ́ lọ́bí lálẹ́. ìgbóná sí ooru seventy wá jọ ní ti omi yẹn. Ìfọ̀rùsínú, ìfọ̀rùsínú ni, ẹ̀rọ ìfẹ́sẹ́mí máa ní, ọlọ́pọ̀ wá ń fi ọkọ̀ kọ láti inú rẹ̀. Ìfẹ́sẹ́mí onímẹ́ta, lẹ́fẹ́sọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni ọlọ́wọ́ ti lẹ́ ẹ̀rọ kò sí bẹ́ẹ̀. Irú ẹ̀rọ kò ló wá kọ́ dé kí lórúkọ ẹran omi wo ló kọ́kọ́ dé, irú ẹ̀yẹ̀ wo ẹja akọni ẹgbẹ́ ajá akọni kòkòrò olókòkò ní sórí lẹ̀ ètò olókòkò ní ọgbà jàbí tèlé. àwọn àwọn eku. àwọn eku wẹ́rẹ́ nì. èwo lọ́kọ́ dé nù wọn. dáàbì lọ́kọ́ dé tàbí kàbùtù. àbí kàbùtù. àbí ehoro. àbí ehoro. àbí ẹgbẹ́. àbí ẹgbẹ́. àbí ẹgbẹ́. àbí ẹgbẹ́. káwọn tó dáwọ ìgbà ń sọpọ kò háyà lọkọ láti ìpalẹ̀ mẹ. àmọ́ bàbá ti palẹ̀ wa àwọn ọlọ́pàá bàbá ti bàbá. ìsìláàmù ní kọ́ńtò tọ́kárí ayé atlantic àti albaru abia ẹ̀dẹ́gbẹ̀ wáyé àti báàrù ahmad rẹ́ẹ̀sì báàrù aswan black sea ee àti báàrù mẹ́yìn. Àti dẹ́ẹ̀sì, àti rẹ́ẹ̀sì, àti wáìsì, àti bláàkì, àti gbogbo ọ́rẹ́sì tó wà, onílànà ni wọ́n, onílànà ni wọ́n, àwọn báàlù náàlù oníkèlè omi tí ò sí kèlè ń pè náàlù omi tó bá ti dékèlè náàlù hmm. ó lè dé tí ń bọ̀ odò ọ̀tún àwọn ìdílé tí ń bọ̀ àwọn ìdílé tó pè odò náírà àwọn ìdílé tó àwọn ìdílé tó pè náàlù ẹni ìsábà àti náà lò ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀. gbogbo ọlọ́run lè ní mo dé ní tàlákà òyà náà bí à ọmọ ọ̀tẹ́ kọ́mọ ọ̀rú lórí ilẹ̀. tó máa yọkùn níjú bí ìdarí àrùn ọ̀pọ̀ bẹ́ẹ̀ nípa àmì àlèwà lòwò. ìdílé wọn ní kó fi yàtọ̀tọ̀ sí àwọn ní kí àwọn olùsìn nǹkan máa yàtọ̀ sí àwọn fún ọ̀gbẹ́ni ló lè jáde. ó máa yẹ ní. àwọn tí kọ́lọ̀kọ́lọ̀ ó máa yàtọ̀tọ̀ sí àwọn òfin tó àwọn olùsìn tó ọmọ òjáde.

mọ̀tàlífà àríwá ló. ìkọlọ̀ àwọn èèyàn sì yàtọ̀ bẹ́ẹ̀ ni tàwọn ẹranko yàtọ̀ bẹ́ẹ̀ ni tàwọn ewéko yàtọ̀ bẹ́ẹ̀ ni tòdò náà yàtọ̀ bẹ́ẹ̀ ni tàwọn ẹja yàtọ̀. ọmọ yẹn ní